الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته نيت أسواج الألوريكيك تغى الواجبات المتحتمات شرح الشيخ العلامة أحمد بن يهيا النجمي رحمه الله تعالى ابتاز الدنيا نني أرى شيخ محمد بن عبد الوهاب wahab kíni ka tán pè ní wọ́n dákọ̀ àwọn al'usulu thalatha àwọn ìpìlẹ̀ mẹ́ta lè tó jẹ́ kí musulmi gbọdọ̀ ma ẹ̀hẹ́ ó gbọdọ̀ kọ́npa rẹ̀ ó dẹ̀ gbọdọ̀ ma lò àkọ́kọ́ ni kó mọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni kó mọ̀ ẹ̀sìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kó mọ̀ òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi أي التي لا يجوز لأحد التهاون فيها أو التساهل بتعلمها in tagba lérò pẹ̀lú rẹ̀ ni àwọn nǹkan tó ṣe pé mùsùlùmí ò gbọdọ̀ fọwọ́ tẹ́tẹ́rẹ mú èyàn dẹ̀ gbọdọ̀ kọ́lẹ̀ níbi ma kọ́ àwọn nǹkan báyẹn aláàkọ́dẹ̀ ni ma'arifatul abdi rabbahu una ẹlẹ́kejì ni wa dinahu ẹlẹ́kẹta ni wa nabiyahu muhammadan sallallahu alaihi wasallam fa amma ma'arifatul abdi rabbahu ẹ̀rí kan ni pé kí ẹrú kó ma rọ́bù rẹ̀ fàhúwà an ya'rifahu bí ayatihi wa makhluqatihi ó lè máa bèèrè pé bóò ní ṣe wá mọ́lọ́wọ́ bá yẹn o ní kó mọ́lọ́wọ́ bá bí ayatihi pẹ̀lú àwọn àmì ọlọ́wọ́ bá àbí àwọn àyà Qur'an wa makhluqatihi àtàwọn nǹkan tí ọlọ́wọ́ bá dá because a mọ̀ pé àwọn nǹkan tọ́lọ̀ àwọn kí ní eléyìí ó yàtọ̀ sí àkídà àwọn atheist am khuliqu min ghayri shay'in am humul khaliqun ọlọ́bàá sọ ní Kùránì pé ṣé ẹrù bóyá wọ́n kàn dáyín látara àìsí àbí kò sẹ́ni kankan tó dáyín àbẹ́yìn gẹ́gẹ́ tí ẹ̀lẹ́ dára so àwọn ẹ̀dá tàn rí àwọn ẹ̀dá tàn rí ó ń tọ́ka so kí ní ìdẹ̀ ní ìntọ́lọ̀bá dá sínú fitrọ ẹnìkọ̀ọ̀kan wá ní wal ayatu tanqasimu àwọn àyàtù yẹ̀wò méjì wà ní àìdà kan ní àyàtùl Qur'an àbí àyàtùn kauniyyatun kadariya àwọn àyà nínú Qur'an a su ti máa yàbí nínú àwọn àyà ọlọ́ọ̀bá náà ni àwọn àyàtù sọ́lọ́sọ́ ní Qur'an yìí ó jẹ́ ká mọ̀ pé ọlọ́ọ̀bá ń bẹ because ọlọ́ọ̀bá ń sọ́n bẹ̀ pé huwa Allahu al-Khaliq al-Bari al-Musawwir huwa Allahu ẹ máa rí وهي التي أشار إليها الله في قوله تعالى إليه أن يقولوا بأن صنعنا القرآن ينو سورة فسلات آية 53 يقولون سنريهم آياتنا في الأفق أو في الآفاق أو في الآفاق أراني آفيا وآيات وانوا ني يونيفرس ني آيي آية وفي أنفسهم أعطوا فيها وننوى ميوان حتى يتبين لهم أنه الحق títí tí ó fi mọ̀ pé ọlọ́ọ̀bá owó olódodo so lẹ́yìn náà bàbá ní fàbádà ilmi al'abdi wa ma'rifatihi li rabbi lẹ́yìn bá tẹ́gbù bá ti wá mọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ẹ́ tó ti dáma fa innahu bi dhalika tahattama 'ala al'abdi tawhidahu li rabbih ó wá pàdádán kẹrù wá sí ọlọ́ọ̀bá ilọ́ bí ta ta ló dá iná gbogbo ayé ìwọ gangan ta ló dá gbogbo nǹkan ó ti mọ̀ pé Allah subhanahu wa ta'ala ni a ṣe pé pẹ̀lú gbígbà tí wọ́n náà gbà yí o tó gbà pé Ṣàngó dán kankan o ó gbà pé eh, Ànábì Ìsá ò dán kankan o ó gbà pé Ìyásù dán kankan o àbí Abdul Qadir Jilani o dán ń ò dá nǹkankan a sì pé ọlọ́ọ̀bẹ̀ yọ kan tó gbà pé ń gẹ́gẹ́ lọ́lọ́ọ̀bà yẹn oníkàlù ẹkọ̀ àmà jọ́sìn fún gbà bàbá ní wà ìláhùhù alìmọ́lùkùl haqqu alìmọ̀bẹ̀ẹ́ ọlọ́ọ̀bà yẹn ọba tó ṣe pé òun gẹ́gẹ́ lọ́ba òdodo ọba tó yẹ ká máa jọ́sìn fún pẹ̀lú pé kó máa kárí àwọn tó jẹ́ ọ̀ranyàn nínú àwọn ìjọsìn fún ọlọ́ọ̀bà wahdahu subhanahu ló ní kan ṣoṣo ni o dúnà ahadin siwa láìsí ẹnìkankan lẹ́yìn rẹ̀ dúnà ahadin siwa ka'inan man kan ẹni yóò tí ó bá jẹ́ ẹnikẹni tó bá jẹ́ ògùdọ̀ jọ́sìn fún ní dẹ́yìn Allah li'annahu huwa alladhi khalaqaka wa rabbaka wa rabba jami'al alamina bi ni'amihi because Allah ba yi o ọlọ́ba tó dá o ọlọ́ba tó ṣe kíni tó ń pèsè fún ọ àti gbogbo ayé tẹ́yẹnyẹn nínú àwọn ìdẹ̀ra rẹ̀ walidhalika nítorí ìdí èyí fahuwa al-ma'budu al-haqqu alladhi laysa hunaka ma'budun bihaqqin siwahu ló jẹ́ pé ọlọ́ọba òun lọ́ba òdodo tagbùdọmọ́ jọ́sìn fún lódodo lè tó ṣe pé kò sí ẹlòmíì tagbùdọmọ́ jọ́sìn fún àbí ẹlòmíì tán jọ́sìn fún lódodo tó yàtọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run sẹ́sọ́ nínú suratul fatiha ayẹ́lẹ́ kìí jí pé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ ọlọ́ọ̀bá lónìí rabbil alamin ọba gbogbo àgbàlá ayé tẹ́yẹnyẹ amma ma'rifatu din ẹwà mọ́ ẹwà rí <clears throat> kí ẹ mọ́ nípa ìsìn ọlọ́ọ̀bá wa huwa an ta'rifa din al-islam bil adilla ó ní kí ẹ mọ́ ìsìn islam bil adilla pẹ̀lú ẹ̀rí wa huwa al-istislamu lillahi bit tawhid ta ma bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí náà pè ní jùna kí náà pè ní islam ó ní wàhúwà lè istislamu lillahi bitawhid ó ní kájú pájú sí ilé fún ọlọ́run ọba bitawhid pẹ̀lú pé a ṣe lọ́kan níbi ìjọsìn ojú pájú sí pé a ah, ọlọ́run wo نعم وني وهو أن تعرف دين الإسلام بالأدلة وهو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة قوة submit لين بينا نكو هو بير سينما وبي الله وبا الله بني اسباي ونو ماشي وني اما كباي او ني والبراءة والخلوص من الشرك وأهله ó wà bọ́pá bọ́sẹ̀ ó dì clé ara rẹ̀ free kó níbi ẹbọ àtàwọn tán ń ṣẹbọ so wítí mẹ́tẹ̀ta

àti kò níbi àwọn tí wọ́n ń ṣẹbọ ó lè jẹ́ mùsùlùmí kó wá bìlìfì pé lóòtọ́ mùsùlùmí ni wá àwọn náà ń kírun àá kódà àá a ń gbáwẹ̀ gbogbo ẹ̀lá ń ṣe àmọ́ nínú ọkàn rẹ̀ ó gbà pé àwọn tán ń sin mẹ́ta lọ́kàn yẹn náà àwọn náà ń kọ́ ọlọ́nkan ẹ̀ ìwà lọ́lọ́run owó náà àwọn oníwà owó àti wọ́n tó ń sin ọlọ́run kan bọ́ tó wà mọ́sálásí àti wọ́n tó ń lọ church sí bọ́lọ̀ ọba kan là ń sin ó ti tako o mọ́tán pè ní islam ní ẹ̀ o islam tó bá musulmi ní mi islam làwọn náà ń ṣe islam tó ń ṣe yẹ wàláhì o mọ̀túnmọ̀ rẹ̀ o gbólóhùn ọlọ́run kan náà là ń sin yẹ kò lè ẹ́fà o lè mọ́ ní musulmi ní ọ kí church mélòó mélòó àwọn musulmi kọ́nà bá kó sánú àwọn ìyá wa ní sẹ́ a mọ̀ sàdúwà fáwọn ìyá wa ní wàláhì àtàwọn bàbá wa náà lọ́pọ̀lọpọ̀ gba àwọn ìyá ni because in tánmà fi ń máwọn ìyá wa ní wípé àwọn ọmọ an average Yorùbá woman lọ́jà tán tata lọ́jà tán tepo lọ́jà tán lọ nínú gboro tánìkan bá dé tó bá gbé máìkì kalẹ̀ tí ń pàgbé olókọ Jésù àwọn ọmọ àwọn ọmọ wa kọ́nà bá ṣe kíní àwọn yáwó sáré mọ̀ yagìlì lórí báyìí àmì ó kíníkà kíníkà ni ìkanú àwọn ìfàns of mini pé ní tipa garaji bẹ̀rẹ̀ ni pásítọ̀ ó dẹ̀ gbé máìkì ńlá kalẹ̀ bó ṣe mú kì ní ẹ̀ ó ti mọ́ tó lè fi máa òyáyẹ púpọ̀ ni wọ́n àwọn ọmọ ló fi bẹ̀rẹ̀ ah lórúkọ jésù kọ́nà jẹ́ kíkí níkan báyìí jẹ́ kíníkan gbogbo àyà ìpàgọ́ àmì pásítọ̀ rẹ̀ ti ń sàdúwà orúkọ ni tó fi ń sàdúwà bọ̀tọ̀ bá ti fẹ́ mọ́wọ̀ èèyàn wà àwọn ọmọ mọ́wìlì pé ọmọ kódà èyàn lè dẹ́lẹ́bọ́n torí ọmọ believe àwọn ìyàwó ni èyàn lè dẹ́lẹ́bọ́n torí ọmọ o bẹ́yìn believe tí ó dání ló fi jẹ́ pé mọ̀rá wọn ya wọ́n lọ sórí òkè wọ́n dẹ̀ ni mùsùlùmí Islam là ń ṣe wọ́n mọ̀ pé èyàn gbọdọ̀ bọ́pá bọ́sẹ̀ kò níbi tán pè lẹ́bọ àti lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ wọ́n lọ sórí òkè wọ́n kó mi lọ wọ́n kó ọṣẹ lọ wọ́n kó gbogbo nǹkan lọ lóòrù wọ́n lọ nìyẹn tó ṣe pé wọ́n lọ mọ́ lo 40 days lórí àpáta 40 days náà lọ lórí àpáta in kí a ka gbogbo lóyìn orí ọmọ náà ní ó wà dẹ̀lẹ̀bọ̀ nítorí ọmọ so walibara àtúmìnà ṣíríkì wa ahàlìhì ó fúrí ara rẹ̀ kò níbi ẹbọ àti àwọn tí wọ́n ń ṣe ẹbọ ìtumọ̀ ikó fúrí ara rẹ̀ kò níbi ọdá ni pé tán bá ń ṣẹbọ yẹn ó ní jọ ìwọn láti jọ ṣe kódò jẹ kó yé wọn pé ah ilé ìtẹ́ǹṣe lakum dinukum waliya din ẹ̀sìn yín kó kódà wọn nífi tó ẹkẹ́ bí á mùsùlùmí tó gbádùn ní ọ̀nìwọ̀n ní òsì wọn nífi lọ́ọ̀gà wọn nífi lọ tó bá gbé é eh, wo sọ́ráwọ̀ ilé ẹ̀sìn wọn gbé wọn gbé sójú gan o àwọn ilé yóò púgbà o wọn ò ní kí ọ pé àáfà a ní afẹ́kẹ́ wá síbi kúrúsẹ́dì wa ní kúrúsẹ́dì wo kí lẹ́ ń kú kúrú ní kíni tó crusade yẹn tán wà ló fáwọn ẹnìkan ni ẹ o ẹ̀dàkùn àwọn ọmọbìnrin eh, méjì ni tí wọ́n mọ́ ara wọn ẹ̀rá wa mẹ́ta ìmúra wa lásán gan ẹgbẹ́ ìmúra àfà lílé kò yẹ kẹtẹ̀ ìdí súnmọ́ ara bí ìmúra wa ara Saudi níjọ yẹn because ó ní kàtà ń ṣe school yẹn àwa sọ̀kalẹ̀ nínú mọ́tò kẹ́lẹ̀ bàmọ́ bá wọlé bọ́ ṣe ẹ̀sìn wọn pẹ̀lú bó ṣe jẹ́sìn àṣíyẹ̀wò ó sùọ̀ fún wọn a sì mú ìkí gbé pamọ́ musulmi sí àwọn sọ pé musulmi jẹ wọ́n sì máa haidi pé musulmi láwọn tó bá wà ń tà tó máa rí pé bí i ibi tó tíṣì ní ibi tó jẹ́ kìíní ni wọn ò ní fẹ́ káwọn yẹ́ pé musulmi láwọn wallahi ìmọ̀ yáyẹ̀ lẹ́nu àwọn ilé ìgbòsẹ́ tó kàn wọ́n wọ́n bí kẹ́ sí àwọn ẹ̀sìn tó wà civilized ni ẹ̀sìn Islam ló wà civilized jù kí lẹ́ sọ yìí níbi gbogbo nǹkan ló fi jẹ́ pójú èkí tí àwọn tó bá tẹ́sìn bá kàwọn lága ojú èyí tí wọ́n ẹ̀sìn yìí Islam ni ẹwà bá wa àwọn invite lọ sí ibi crusade Jésù máa wá ẹ̀ẹ́

ẹmọ kí ẹmọ sọ àṣẹ kásí yẹ dẹ̀ ṣúrọ̀ fún kí ẹmọ sọ̀sọ́kúsọ ìsọkúsọ ẹkọ́ lẹ́mọ sọ pẹ̀lú confidence òdodo wá ń bẹ lọ́wọ́ ti ẹ ẹ̀rù wá ń bà wà ti sọdodo kí ní ẹmọ ń ah mífa òdodo ń bẹ lọ́wọ́ rẹ ẹ̀rù wá ń bà ọ practice òdodo ti ń bẹ lọ́wọ́ rẹ how much more bóòlù sáfẹ́ pẹ́pẹ́ sí ọwá ní jésù ń bọ̀ wà kí náà mi ti gan

ìkanáà àwọn bọ́dà tààjọlọ àbúmọ̀sí náà ní pé náà ọlọ́ọ̀bá committee suicide ni nítorí ṣe bọ́lọ́ọ̀bá náà ni ọlọ́ọ̀bá náà sọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó tó pa ọlọ́ọ̀bá bí ìwọ́ committee suicide ni náà àbí ṣe ń tẹ́fẹ́ sọ náà yẹn ni ẹnú rárá gbà tó yá ó padà pẹ̀lẹ̀ kejì ni èyí náà tún dé èyí bá kí orin mẹ́lẹ̀ ìyá orin kọlá ní wákan bí a níbò ló ṣe jẹ mọ́sálà tó ti dàrú ìbára yẹjú ẹ talọ́lọ́wọ́ ọba ó yá talọ́lọ́wọ́ ó ní ọlọ́wọ́ ọba ṣẹ́rí afẹ́ mọ́gbọ́jọ́ tó bá bèèrè lọ́wọ́ tèmi pẹ́ta lọ́lọ́ọ̀bá inú allahu ni huwallahu ahad kúrò huwallahu ahad in ti sọ fún ọ̀nà kò sẹ́jọ́ ẹ̀yìn ní jókè ọlọ́run jẹ́ mẹ́ta lọ́kan ok in tó ń plus 1 plus 1 equal to 1 no rárá in tí ni pé ó dà gẹ́gẹ́ bí ẹran ẹ̀jẹ̀ àtẹ̀mí kí lè tó ń sọ yìí mo ní ṣe ẹran wá yàtọ̀ sẹ́jẹ̀ ẹ̀jẹ̀ yàtọ̀ different entities ẹmọ̀ safahat safahat òwe ẹnìkan ti ní pé mẹ́ta lọ́kẹ̀ kò lè yé yìí ó dà gẹ́gẹ́ bí swíìtì náà current tó wà nínú ati àti bob fún rẹ̀ òun mọ̀ physics ní tẹ̀ẹ̀ni ó fẹ́ gbé lọ síbi physics ẹ̀ẹ́ ìtumẹ̀ ní pé tí wọ́n bá sàtán ọ̀gá wa nígbà ẹni ìgbàtán wá pa bọ́ ṣe ok ṣe jésù ní bọ́ọ̀bù ní ìgbàtán pa ń kọ́ bí ẹ mọ́ lọ bá switch jẹ mọ́ lọ gẹ́ wáyà láàrin a ṣe pé náà yóò nítà musulmi lákàyè gbọdọ̀ kúrú tó báyìí àwágbà tí allahu ahad so ìwọ tó wá jẹ́ musulmi ibi ta kálò ní pé ìwọ tó wá jẹ́ musulmi àwọn tó wá lórí belief báyìí wọ́n tó wá ń ṣe ọdún belief yẹn wọ́n tó wá ń pèpè sí belief yẹn ojú tó wá mọ́ tí ẹ̀rù tó mọ́ bá ọ láti ṣe ìdáàrù láti gbé belief tẹ jáde ẹ̀dọ́kẹ̀ oúnjẹ kàdákẹ́ lórí dáwà yìí díẹ̀ tí wọ́n bá gbọ́ nínú ẹ̀sìn yẹn tó rí christian ti lọ church ó lè pé tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àfá ẹ̀yìn bàbá church yìí hey ó lè wo àwọn believe yóò wà ókè báyìí báyìí báyìí ẹwẹ́ya islam ni àmọ́ islam gangaye bóòlù sí fẹ́ ṣàlàyé fẹ́ lómi ibi tí wọ́n láti máa ń dé ní ẹ ẹ̀dọ́kẹ̀ jẹ́ ká gbìyànjú kárí rí islam igbóyé dégbé tí wọ́n bá fẹ́ ṣàlàyé fáwọn tó family aláwọn family members jẹ́ christian tó ní dìkámọ̀ ṣàlàyé torí ẹ̀ tó wá lè kú lórí christianity wallahi ah yóò wọ́n ní o na fi ha wọ́n dẹ̀ sí gbogbo ẹnu náà ní kò bẹ abadan abadan so an bí bá kó sanuwa so inṣáàlá ibi ni a ti gbé ní inṣáàlá tó bá tún di ìjókòó tó ń bọ̀ هذا وصلى الله وسلم على محمد صلى